الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى عليكم كاتب نبي محمد صلى الله عليه وسلم إليتي يا مولانا إن شاء الله أنني أما شروط الصلاة أما جمعين so uh, adìṣàlá ìfúnra wípé ashurut jam'u shartini jam'u shartini nínú ainihin lórọ́nì wọ́n ni wastilahan din nínú istilaha wọ́n ni ma yalzam min adamihi al'adam wala yalzam min wujudihi wujudin wala adam dhatihi so adìṣàlá ilé ìlànà so wọ́n ni wa qad ajma'a al-a'immatu ala anna salati shara'ita la tasihhu illa biha so àwọn ẹnu ẹnu àwọn onímọ̀ wá tún kò lórí wípé ìrun ní àwọn májẹ̀mú kan tó ṣe pé ìhun ò ní lálàáfíà láì ṣe pé pẹ̀lú àwọn májẹ̀mú yẹn in lam yakun udhrun tí ó bá ti ṣe udhrun wa hiya allati tataqaddamaha àwọn shurutu ìsìláwọn kan tí ma ń gbáwájú ìrun wọn làwọn kan tí yẹn kọ́kọ́ ṣe kíyàn tó ìrun wa inna ma tẹ́jìbú láha kọbláha so ó yẹ ká kọ́kọ́ mú àwọn ṣùrútù yẹn wá àwọn májẹ̀mú ìrun ká tó wọnú rẹ̀ illa níyà àyàfi àníyà fal'afdol muqaranatuha li takbiratul ihram wọ́n lè tó fi wọ́n afdol jù ní pé kíyàn ní níyà tí a bá ti ṣe takbiratul ihram tó ti pé yóò ti ní wàtẹ̀stẹ̀mírù ṣurutu hatta nihayat as-salah àwọn mẹ́jẹ̀mú tàbí wá ní ká tó bẹ̀rẹ̀ rùn yẹ yóò wá kọ̀ntínú nínú rùn yẹ títí tàfi parí irun wa bihadha faraqatil arkan allati tantahi shay'an fa shay'a ká ṣe sujud orúkúnú min arkani sala but ma ṣe sujud báyìí ma ti dìdì báyìí mo ti parí orúkúnú èyí ò lè yìí bọ̀ ṣùgbọ́n tó sì ń tẹ̀lé mi lọ náà ni istikbalu ní kíblá ní ìsáàlẹ̀ kíblá ibi kankan ni mo fẹ́ kò ní kíblá so yàtọ̀ tó wà láàrin orúkúnú orígun ni pé tó bá ti kó ó sì orígun ó kó ń bẹ ó ti bọ̀ orígun míì àmọ́ ṣárútù tó fi kírun tán mọ́jẹ̀mú gbọdọ̀ mọ́ wà ní sátúrùlà àwọ̀rọ̀ kíyàn bú ìhù wára yẹ̀ báyìí tí bá fẹ́ kírun nínú rúkúnà ìkínàgbè nínú àríkánù sọ́lá o afẹ́nu ṣòkútù sọ́lá o sáré dìbì kankan wá ní pé fẹ́ sí ìhù ara rẹ̀ kalẹ̀ èyí bá yẹn àbísú nínú àwọn yàtọ̀ tí yóò rí láàrin àwọn mọ́jẹ̀mú ta gùdọ̀ pé ká tó lè sọ pé afẹ́ wọnú òun mẹ́sàn ni wọ́n al-islam àkọ́kọ́ ní pé kí ẹ̀kọ́kọ́ jẹ́ mùsùlùmí ló fi jẹ́ pé tẹ́yẹ̀ bá mọ́ ń kéhun àmọ́ àwọn ẹbọ sì ń bẹ lára rẹ̀ yálà kó jẹ́ àwọn iṣẹ́ ẹbọ ni àbáwọn ọ̀rọ̀ ẹbọ ni àbáwọn yorùrí ẹbọ o ṣẹ́rùtù sọ láàrin tí pé bí ìgbà tó ní Ṣàngó bá ń kéhun nígbà

ìwọ́n kíhun oníṣàngó náà lè kíhun ọlọ́sùn Òṣogbo náà lè kíhun àbíká ní ká ẹ̀ṣẹ̀ wá ní ìṣẹ́bọ́ nígbàtẹ̀ túnú tẹ́túnú tẹ́dẹ̀nú lè mi sẹ́ òsà ń bẹ̀ ní ẹbọ ò mọ́ lórí òsà ọlọ́ ló ma dúró òsà tí ń bẹ nínú ọkẹ lùmí kò nídìí kó jẹ́ físíkàlù òsà àkídà tó ní pé àwọn òkú tó wà nínú sàárè yẹnfàárùn náà wọ́yẹ̀ dùbùrù wọ́n lè sàǹfàní fún yẹn wọ́n dẹ̀ lè fara nìyẹn ẹbọ lòun náà òòsà kan lòun náà àkídà tó ní àkídà àkúdà ayá tó ní ipa wọn òkú tàbá tó ti lọ kìíní kan wà ní sígẹ́ẹ̀tì fún wọn ẹgbẹ́ wọn amọ́rin káàkiri tó bá tó bá díjọ tọ́ọ̀sẹ̀ ó wà ọrọ̀ mi kalẹ̀ sínú àgé nítorí pàwọn òkú ma ń wálé àwọn àkídà kùfúríyà lòun náà àkúdà ayá bẹ́ẹ̀ ni ṣe wọ̀ lákídà yẹn ni kò nídìí kò ní Ṣàngó lé ẹgbọ́n bẹ nínú àdìsọ́kẹ́ àkídà tó ní pé èyàn lè máa kéèkì àwọn màláíkà tí wọ́n sì máa dá olóhùn àkídà pàwọn bàbá kan bẹ́ẹ̀bì kan àwọn òsìn bí pẹ̀lú wáwọ́ inú lẹ́nà wáwọ́ àmọ́ gbogbo tá ń ṣe bí ni wọ́n máa àkídà kí ẹmọ pípẹ́ ìrìnlọ̀rọ̀ ìbì fún yàn ẹbọ ni àkídà yí pé kí ẹmọ wo iṣẹ́ iká tó máa ti bá ń wo iṣẹ́ yìí báyìí mo fẹ́ tíráfù báyìí ní kọ̀kọ̀lọ̀ bá fà náà wọ́n bá bá mi tẹ́ wọ́n bá mi tẹ ọ̀pẹ̀lẹ̀ àti wájú ọpọ́n ọgbọ́ ẹ̀yìn ọpọ́n ọgbọ́ wọ́n gbogbo ẹ̀ in tí ó bá wùkan ma fi tẹ̀ àbá fi wọ́n fi ń wọ́jọ́ wájú ní ẹ̀yìn àti gbómi kalẹ̀ àwọ̀ mẹ́ mm bàbá ẹ má travel ọ̀nà òdá ẹbọ lè yìí na gbogbo ẹ̀ ní islamu ká sẹ́bọ gbogbo ìwà ẹbọ ìròrí ẹbọ gbogbo tán pè ní nǹkan báwọn àti wọn náà tó ń lo òka ni bóyá òka gbékúdé ni àbí túdé ni àbí kínáǹgbé àbí pààrọ̀ bàǹtẹ́ tó dé gbogbo ẹ̀mọ́ fúrọ̀ àwọn èyí tó sín sí gbogbo ara tó ṣe gbogbo ẹ̀rẹ́ kílèkílé kàkàkiri báyàn kan gbogbo lè kò wá ń kírun lásán o kàn fìyà jẹra rẹ ni o kàn nítorí májẹ̀mú àkọ́kọ́ kódà kìí ṣe fún òun nìkan fún gbogbo iṣẹ́ ẹ̀sìn tẹ́yọ bá ṣe ẹbọ ló tún gbé lọ hajji o ah, at Arafa at Muzdalifa gbogbo ló upload káàkiri ó yí sí mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ òní bóyá di ẹmọ̀lì kíyàmù kẹlùn tó mọ̀ pé wà sóòrùn tí ẹ ṣe mùsùlùmí láti jọ yìí bẹ o sì ti ń gbọ́ kìlọ̀ láti jọ gbogbo tí wọ́n náà ti ń gbọ́ pé ẹbọ ẹbọ sóò fílẹ̀ ni ó fílẹ̀ náà ọwá ni ẹ ṣe mo ní Ṣàngó ni ṣe mo ní òsà ni ṣe mo lọ́kọ ya ni kìí ṣe yùn nìkan lẹbọ because in tán pè ní o ní ìmú orogún pẹ̀lú Ọlọ́run ọba àbí ká ní pé ìgbé ẹ̀tọ́ Ọlọ́run ọba fún ẹlòmí lẹ́yìn Allah kí ni ẹ̀tọ́ Ọlọ́run òun nìkan ni ká wá ìsinmi àtàbá ní pé ta ló lè fún mi lọ́mọ gbogbo ni ah, Allah ni ma fún yàn lọ́mọ ọlọ́run nìkan ni ah, ọlọ́run ni ẹ lóòtọ́ ó níyàwó ó tẹ́kì sábàbù ní àmọ́ ta ló lágbára láti fún ọlọ́mọ ọlọ́run ni ọkọ àti ẹwà fẹ́ra wọn wọ́n wá se se se se, wọn òbí ma ọdún méjì ọdún mẹ́ta ta ló ẹ̀kọ́ ma ké pé Allah wọ́n ní odò kan bẹ tẹ bá ti lọ wẹ orí ń bẹ àtọkọ àti ìyàwó odò ní ó fún yín lọ́mọ ìwọ náà wá believe bẹ́ẹ̀ ó ti dẹ́lẹ́bọ̀ọ́ nítorí ti gbé ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run ní kíníyẹ tó bá níta ní mọ́ ròdì láti sánmà gbogbo ní ah, ọlọ́run nìkan náà ni wọ́n ní ẹ̀tọ́ wọ́n tún ní àkídà wípé ah, àwọn ènìkan wà táwọn náà lé wọn òjò o ti gbé ẹ̀tọ́ ọlọ́run tó ṣe pé ònìkan ní máa ń ṣe o ti gbé fẹ́lómi lẹ́yìn Allah àmọ́ tó bá rìnà pé kí níyẹ ẹ̀tọ́ ọlọ́run eh, ní ọlọ́run bí kí ìmọ̀ kọ̀kọ̀ ní ìsinmi ọlọ́run nìkan ló mọ̀ hmm? ọlọ́run nìkan ló ṣe kí ni o ló mọ̀ wa indahu so kẹ́nìkan wá claim pé ìtú ẹni pé tí ó ṣẹlẹ̀ sí ní ní ìsinmi the next 10 minutes kò sẹ́nu ọ̀tẹ́lẹ̀ sọ́nbì tí ń bá lè claim fún yín next 10 minutes bí mo dẹlẹ́bọ̀ ojú ẹsẹ̀ ìyẹn dẹlẹ́bọ̀ lójú ẹsẹ̀ ni ẹ kò need kódà ah, ó yẹ já kírun ó bá kírun dọ̀tún la mẹ́wàá òun claim pé ọmọ tí ó ṣẹlẹ̀ the next 10 minutes how much more èyàn tó ní kó mọ bọ́ ọjọ́ ọjọ́ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ fẹ́sẹ̀ nìkan ọwá ń bèèrè ọkọ̀ bàbá rẹ̀ ọkọ̀ tọmọ rẹ̀ fẹ́ kílókọ̀ dádì rẹ̀ kílókọ̀ mọ́mí rẹ̀ ó wà múlọ sọ́dọ̀ àwọn àfá ẹ̀lọ́kẹ̀ bá ń wo sí ọmọ jọra wọn àfá tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ ṣé òun wo tẹ̀ ṣé kì ní yóò yẹ àbí àfá tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ kí ló tábùrú mọ́ sáwọn àfá yẹn náà ibi jẹ́ okùn tí gbó fẹ́ wù bí agbúrú sí ọmọ rẹ̀ àbí oníṣẹ́ ni àfẹ́ tó ń bèèrè lọ́wọ́ rẹ̀ yìí náà tí ibi jọ nílẹ̀ wá kí pé àwọn onímọ́tò gbá yín tí ó kí mọ́tò lè gbáhùn ni ohun tó ní tẹ́ fi ń wò tó ní CCTV tí fi ń wo gbogbo ẹ̀ ṣe bí yóò kàn tẹ̀síwájú ní yóò kàn pa yọrọ ìní wẹ́kín jáde wẹ́kín jáde agbúrú sẹ̀ ilé ni agbúrú sẹ̀ tí ó báyà mi táfàmì àmì ẹlòmí tí àwọn tó ń bọ́ sóògùn tí wọ́n tì mẹ́lẹ́ tí wọ́n tì má tì mẹ́wọ̀n ní ìṣẹ́máyìí ah kí ló tó fi tí mọ́lé kò sí rí pé hmm, wọ́n ti dé o ah, wọ́n dé in the next 10 minutes ní kọ́kọ́ kó Nigeria náà for a while tí yíò gbogbo yóò fi settle yóò settle in year 2027 tó wá 2020 kí ní kan máa padà wá 2020 kí ní kan ìkẹbá yóò ṣẹlẹ̀ ṣe bá wọn àfáì náà kọ́m̀lẹ̀ kí gọ́ọ̀mẹ̀ntì ò dáa àwọn èyí ṣe ń lo tán nínú agbára kan fi yọ wọ́n ní pé a ah, oya o àwọn àfá àti ṣetán afẹ́ yọyìn so oya àámùsàkákù aláwì àásìlẹ̀kálákà fásíyìn àbá ti fa báyìí akẹ̀rẹ̀ ni ṣe bá máa fáyìn láwọn onímọ̀ kọ̀kọ̀ kí ló tí mo fi ráwọn ọmọ táwọn Boko Haram dìbí láti jọ Boko Haram sì kọ́ ọmọ 500 àbí mélòó kó nùlú wọ́n ń kọ́ lójoojúmọ́ àwọn kidnappers ṣe pọ̀ láwùjọ wa àwọn àfáà tán ń wo sẹ́wò sí ìrí wọ́n sì ń jalè ládùúgbò lójoojúmọ́ so ti pé rọ́nà bàbá wà ní wọ́n jalè ládùúgbò lójoojúmọ́ àwọn àfáà wò sọ ah, ah, ẹ̀mọ́ kẹ́kọ̀ọ́ lọ sí láti jalè báyìí ah, lágbàdà ó ní <laughs> mọ́tíri mọ́tíri ilé wọn ìlú ẹjá lọ ẹjá lọ mú ọmọ wọn ò ṣe rí wọ́n kàn pàwọ́ fún ọ àwọn tí wọ́n wá ń kó ìṣòro rẹ lọ ní ẹ whereas nínú Islam tí ìṣòro bá dé ọ̀dọ̀ ta ní kẹ́ padà sí ọ̀dọ̀ Allah ẹwà wo ẹ̀kọ́ lára Nabi Yunus alayhi salam nígbà tó wà nínú ẹja ó wà ní fi ìsàlá irú kéèsì fi zulmati albahari wà fi zulmati alhita alhut zulma mẹ́ta okùnkùn mẹ́ta mọ̀ ló wà fa òru bírimù bírimù ní wọ́n sọ sínú odò nínú odò tó bá désàlẹ̀ odò o máa wò bí òkè ìsàlẹ̀ odò dúdú tó bá kàdà débì kan ló dẹ́tù odò o ní rí kankan lọ́síwádìí tó bá débì kan odò o padà ní rí anything mo bí ó dúdú lọ báyìí kí ló sọ la ilaha illa ant subhanaka inni kuntu minadh dhalimin a ní kò sẹ́nìbọ̀dì tí ó wù ní ti lọ́lọ́ ní state yẹ̀wò illa mu'minun khalis mùmìní tó pọ́nbílì mùmìní tó píọ̀ nìkan yóò rẹ̀ ọ̀rọ̀ mẹ́ ay mo ń sáfọ́mọ́ ìwọ Ọlọ́run Ọba kò níbi gbogbo nǹkan tán fi ń tì sí ìwọ Ọlọ́run Ọba minal uyubi wan naqa'is nínú àwọn uyub àléébù wan naqa'is àti àwọn àbùkù gbogbo tó bá fi ń tì sí ìwọ Ọlọ́run bí ó everything mo ń fọ́ Ọlọ́run Ọba ń pẹ́ inni kuntu minaz zalimin wọ́n wá gbá ah, Ọlọ́run alábòsí ni mí alábòsí ni mí ẹwọ̀ kàmáyìn so وتسميه الله والاعتراف بنقصان العبد mẹ́tẹ̀ta wá kópọ̀ kò sí ẹrú tí mẹ́tẹ̀ta yóò kópọ̀ sí lára tí è bá ń ṣe mùmí ní gidi ni kí ló ti ṣẹlẹ̀ sí wọ́n tó ń sáré sọ́dọ̀ bàbá tó bá jẹ́wọ̀ lẹ́já gbéjẹ bàbá owó tó fi bẹ̀rẹ̀ ọjà yẹn ó rú owó wò ní ṣe ń sọwọ́ lápò ló fi bẹ̀rẹ̀ ṣe kí ń sọwọ́ síìpù ní o ń tẹ́ra rẹ lásì ṣe ń sọwọ́ gúgúlù ló fi bẹ̀rẹ̀ bísínẹ́sì ní sọ́lọ̀ ma ń fà lùbáríkà sí wẹ̀wọ́ tàn sọ yìí kọmílé láńtà owó rìbá owó madùrù wà ìdùn tó ní agbára tó wà nínú rìbá àwọn rìbá jahiliya tẹ́ ń bá káàkiri àwọn rìbá àwọn ará jahiliya tí Islam tó ti lálàsí rẹ̀ dálẹ̀ ìrìbá tó ṣe pọ́lọ̀ sọ pé tó bá ń jẹ ìrìbá òun àti ẹfẹ́ jọ bẹ̀rẹ̀ ogun ṣe bóhùn ló fi bẹ̀rẹ̀ business ṣe bẹ̀rẹ̀ ọlọ́bàá ló bẹ̀rẹ̀ business wà lóòtà àfọwọ́ ara wa sagbúrú kí ní ìmọ̀ pàmílẹ̀rìn láwùjọ wa àfọwọ́ ara wa kó ní agbúrú tábúrú bá ti wá ń jò àmọ́ bèèrè pé ta ló kó náà nga ibo ni kíní ti wá wá nígbà tó ń kó náà ọjà mi ò tàmá àfá ẹ̀dàkùn kí láà ṣe sí báyìí ẹlọ́mú kí náà gbé ẹyẹ ẹyẹ òwìwí ẹyẹ òwìwí ẹlọ́mú wá so ẹyẹ òwìwí ẹ̀hùn láwàá wí àwà ṣe kìnnìkàkìnnìkan ẹ̀yà àbáyé sí ìwà nìkan àwọn kàbà ń ṣe ẹ̀rọ àbáyé sáyà sí àbí ìsáwákà ìsáwákà ìsáwówó mọ́sí mọ́ ń pè ní ìsáwákà ìsáwówó fún òjẹ́kà òní lè ronú sí tí ń bẹnu kùránì gẹ́mẹ́ tẹ́lú àti bọ́ ìsáwákà báyìí owó dé tọ́lọ̀ tí ń sọ yọ́mọ̀ ìkìyà ìdáwọ́kọ̀ àti ìwákíyà lèyísà lèwọ́kọ̀ àti ha káàdìbà tọ́lọ̀ ń sọ nípa yọ́mọ̀ ìkìyà àwọn àyàtàwọn àfá ma ń kàtà ma ń sun ẹkún ìsáwákà ìsáwólẹ̀ yìí pé ní ìsinmi ẹni ó ti ní yàásín òwú tọ́lọ̀ tí ń sọ̀rọ̀ nípa wọn tó in tó lágbára ní Qur'an ní kàbó sí ráhùn jíṣẹ́ sáwọn ìtẹ́fí ń pè lókù wọn òun lèyí fi ń sa iṣẹ́ owó báyìí ọya bá sàṣà àpọ̀ àdọ̀ yà sọ wọ́n wá sàṣà ìpìlẹ̀ tún sẹ́sí sọ́ọ̀bù rẹ̀ ó kọ̀ àwọn àjọ̀nà èwo ni àwọn هذا القرآن الذي أنزل الله ṣe kòrán tọ́lọ bá sọ̀kà ìlàdì tí èdè ìdíwárà rí òun ló ní ẹ̀kọ́ ò ní ẹ̀kọ́ pẹ̀lú kòrán orí ìlú ìpínsí kòrán ìrọ̀lọ́wọ́ bá sọ̀kà náà أين هذا؟ إيش هذا؟ How do I face الله كبايدة؟ Ah, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run subhanahu wa ta'ala. So, oníkẹ́ gbogbo àwọn ilẹ̀wà ń kọ́ ẹ̀bọ̀ ni tó bá ṣe ò nírùn tó bá kú lórí àwọn nǹkan báyìí tó wá ní òkè pò nírùn nìkan o èyí ó sì gbére so mọ́jẹ̀mọ́ alákọ̀ọ́kọ́ gẹ́bà ìṣàlàyé òun náà ni mọ́jẹ̀mọ́ alákọ́ ní kíni yíò o ní al-islam mọ́jẹ̀mọ́ ẹlẹ́kejì ní kínábi àtọ̀hárọ̀ a oníkíyàn wọ inú sọ́lá lẹ́ni tó mọ́ náà so wọ́n ní ẹlẹ́kejì at-tamyiz afọn at-tamyiz at-tamyiz ní pé kíyàn ti mọ̀ ọ̀tún sósì nínú àwọn mọ́jẹ̀mọ́ tó wà ìtumọ̀ ní pé èyí tó bá jẹ́ majnun kò ní ìdíkókíwò kò lè kí ọlọ́run tẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ owó fi alqalam an thalatha àkọ́kọ́ ní kíni alẹ́kínàgbé eh, al-majnun hatta yufiq nínú ẹni an-na'im hatta yastaykib was-saghir hatta yablugh àwọn mẹ́ta kan wà wọ́n ti raise kálàmù fún wọn wọ́n ní bèèrè pẹ́ṣẹ̀ kankan lọ́wọ́ ní amẹ́ríkì àkọ́kọ́ ni pé ẹni tó jẹ́ kí náà ń pè èèyàn tó sùn títí tí ó fi jí lókè tí èèyàn bá ṣe lójú ohun ò lẹ́sẹ̀ fún ẹ̀dàkùn ah, àfẹ́ mú fẹ́ bèèrè fẹ́ṣẹ̀ kan ní ojú orílẹ̀ ni mo pààyàn ẹ̀dàkùn ara ooo lẹ́sẹ̀ kẹka torí wọn àkọ̀ọ́n kẹfà ooo ṣe kìí ṣe tó ṣẹlẹ̀ àkọ́kọ́ ni a ní ojú oòrùn ló wà gbogbo tó bá ṣẹlẹ̀ lójú oòrùn kò sí tó ṣẹlẹ̀ mo wá rí pé mo ń ṣe zìnà lójú oòrùn kò ń ṣe zìnà ṣe báyìí àbí o ní ẹsẹ̀ kẹta níwájú Ọlọ́run subhanahu wa ta'ala tó ti gbé kọ́lámù sókè fún àwọn oníkan kafọ́ nínú ẹni al-majnun hatta yufiq èyàn tó yà òrì tí tí ó fi gbádùn ẹ̀yẹ yàrò rí báyìí títí bọ̀ tó bá gbádùn pé ah mo ti máa tí ń ṣe ẹ̀hẹ́ kò lẹ́sẹ̀ àmúgbà tó bá yàrò lọ́wọ́ ohun o kí náà gbé tó bá yàrò lọ́wọ́ ohun kò ní gbogbo tó bá sí gbà ẹ̀kùn sí ìkàkà tó ha ah, wèrè ní ó ti rẹ̀ pa ó yà ìlúpa ìlúpa ẹ̀kan lẹ́sẹ̀ àá ah, ah, wèrè ní ló jẹ́ pé láwùjọ ni pé àwọn wèrè wèrè ń ṣe tẹ́mọ̀ ń túlẹ̀ kan máa rìn káàkiri ẹni tó mú ra ó ti wọjà wọ́n àfilẹ̀ orí àmọ́ ọjà normally we ní dẹ̀rẹ̀ man camp always because ẹni yóò ní làákàí èèyàn bí tí ẹ náà ni yìí tó kẹsẹ̀lẹ̀ ní pé ọlọ́ọ̀bá ti làákàí tí ẹ ti yẹ làákàí tí ẹ náà lè yẹ kò sí ẹjẹ́ ìrìnṣẹ́ ìrìnṣẹ́ sáàrùn wèrè táwọn náà káàkiri táwọn ìrìn káàkiri normally kò yẹ kí àwùjọ wà kama rìn káàkiri báyìí ẹwà ń kọ́mọ̀ pé wọ́n ń ṣe báyìí fún wọ́n ṣe níṣe another thing tó wá ní pé mo tún wá ti gbọ́ pé wọ́n láàtàn sàbúrú wọn tún máa ń àmì máa ń sí disguise the way ìtókè wèrè ti kò láwùjọ nígbà fi ní bí ṣe normally tó bá ti disguise bí wèrè tẹ́ ti gbá ọ sí àrò àtọ́ ti jùọ́ sí whatever gbóná ma ń pè tọ́ ti fún alára bẹ̀rẹ̀ wèrè tó ti tí wọ́n lẹ́ti padà ya wèrè síbẹ̀ láyé rẹ̀ tó bá ọdé bẹ̀rẹ̀ wọ́n ni wọ́n ṣe bí wèrè ó fẹ́ jí ọmọ gbé wọ́n ṣe bí wèrè wọ́n ṣe bí wèrè ẹ̀kíni tàti pọ́ ẹlò 911 ẹwà gbé òpin ẹ̀dàkùn yí ṣe wèrè à ah, èyí tọ́ka pé wèrè gẹ̀fún ní ọ̀nà <laughs> tó ara ah, ẹ̀dàkùn yí ṣe wèrè à ah, wèrè ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ládẹ́ wèrè tó lówó ìsì wèrè tó ìbá ṣe wèrè ni ó ṣe lé mọ́ ní pé wọ́n ti mọ́ táwà mọ́ fóònù ó tó àwọn ìgbókè ẹ̀hẹ́ so almuhim ni pé mo ṣe a ní ẹlẹ́kìtì ní pé a mọ́ a ní a large definition definition wèrè wá ti gbòjù a mọ́ believe pé wèrè lẹ́ni tó wá ti bọ́ sọ kìí ṣe ẹlòmí wọ́ kódà tí ó corporate by wọ́lá wèrè ah, tí ó neat tí ó tẹ́jọ sọ̀rọ̀ náà wèrè lẹ́ni yóò ẹni honestly wèrè tasọ̀rọ̀fáàtì ò ní bá láàká ìlú kò ní irú ilé pa yóò kà ti sọ dáadáa pé afẹ́ẹ̀jẹ́ ṣe wílé ní ẹbá ti lẹ̀kùn ẹ̀nàkà ẹwà gbé ní ọkẹjì ibòlẹ̀ ń gbé ibòlà ní gbé lọ ẹgbẹ́ lọ so definition wèrè wa náà gún ṣe bá yàrí almuhim ní pé almajnun èyí tí láàká ìbájá ti zálà tẹ́yẹyẹ tó bá ti zálà ó lẹ́ẹ̀kẹ́ tó mọ́ bí láìpẹ́ kódà aláwọ̀ mo ti lọ ra nǹkan rí bẹ́ẹ̀ láàgbọ́n ọ̀rọ̀ kàránjọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni ṣeṣe yóò nọ́mà tó lè ní ìṣẹ́ báyìí kò jẹ́ bíbí ń sáwàdà bọ̀ rárá kí ní yóò nọ́mà a nílẹ̀ tún bá sáwàdà mọ́mọ́ ni wàláì mórí láìpẹ́ ní ọ̀nà pẹ̀sọ́ ó ti ya wèrè tẹ́yẹyẹ ó ti di wèrè pure báyìí tí ń fò káàkiri báyìí lóbi títì báyìí in tí mo sọ yóò ti jọ ọdún méjì tí mo wà ó mọ́ rẹ̀ dínà ó sì kúrà tí mo sọ náà báà ma ń mẹ́kẹ́ tí ó but ẹni tí bá wò dáadáa pé ẹni yóò gbádùn sí ẹni yóò lákàyè rẹ̀ wù dẹ́mọ́rẹ́ yẹ kẹ́ tètè wá ìyẹjú ẹgbọ̀n àmáwọn yóò filẹ̀ wọ́n ni ẹ̀ẹ́sà ẹ̀fà kí ni ma ń sáwàdà àwàdà kọ́ lélé yíò àrùlù ẹ̀kí wọ́n gbé rẹ̀ ní ìṣòtún wọ́n àyàwó ìtẹ́yìn báyìí wọ́n àfilẹ̀ kọmọ̀ nǹkan kìí nùgbò kódà halal àkọlì ní pé àwọn family tẹ́bá ní pé bí òwúrú wà ní family wa because ṣẹ́kàn kí ní kàtẹ́ pé àyẹ́ ti máa ń kàkún ká àgbọ́ pé òwúrú wà ní family tiwa ara hmm, ẹ̀yà pílẹ̀ kọmọ lọ́wọ́ rárá kò sẹ́ntọ́lọ̀ lè fi sàdẹ́wò fún bó ṣe báyìí ṣe rí nìyẹn tẹ́mà ẹ̀yìn lóòmọ́jẹ́ kẹ́lùmí tó bá bímọ bí ọmọ yẹn wà balance dada yóò àmọ̀ wípé àwọn kódẹ̀ lómí òní fẹ́ kan wípọ́ ọmọ òní àà ọmọ mi ní kí ló ṣe in tó ń ṣe in tó lẹ́ṣẹ́ lómí ni bí àwọn àmọ́ alọ́wọ́ ojú ọmọ afọ́ méjì wáfọ́ ọmọ tí ẹ lè fọ́n tó jojú lọ àwọn kí ni ọ̀dẹ̀ pé ká gbà gẹ́gẹ́ bí àmú ọlọ́run pé bọ́lọ́run ti mú wá náà in tó kù ní pé kí ni solution ìwé ẹ̀bá ìtẹ́tí kó ti fẹ́ ma yàwó ìdí ẹ̀dẹ̀ báyìí ẹ̀kọ́kọ́ ẹ̀kọ́ ma mú jùtọ́ná gbogbo ogun tó bẹ́ kẹ́ lọ gbà fún ẹgbà fún gbogbo tó bẹ́ kẹ́ ah ẹ̀dàpọ̀ ẹ̀bá àwòbáyìí ẹ̀bá àwòbáyìí ẹ̀bá àwòbáyìí tẹ́kù tó padà fẹ́ ṣe kíní kan ìṣètí ìtẹ́lẹ̀wọ́bì kan lé tẹ́ ti pamọ́ bẹ́ẹ̀ ẹ sì mọ̀ ju oúnjẹ fún látàbẹ́ kíní àbí one way or the other àbí ẹ̀sà abẹ́sẹ̀ sí tí ò fi ní defaulters àwùjọ tí a di kan àmọ́ dàrújọ láàmú àwọn àmọ́ jù wọ́n mọ́ padà pa ìlú mìí wọ́n ni pé dọ́gbìn lọ́wọ́ ń ṣe bí wèrè ní kìí ṣe wèrè ní ṣe bí wèrè ní ẹ̀dáná sun ẹsẹ̀ kìíní kan ẹ̀yẹ gbá ó fẹ́ jí ọmọ gbé ní bí wọ́n ṣe sí ń jò nínú because àwọn yẹ́dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ nílòtọ̀ àmì Allah subhanahu wa ta'ala kò forí jẹ́ ṣe tó bá jẹ́ wèrè kò lè kí wọn tí ó bá ti ní at-tamyiz nínú ẹ̀ ni wà láàkù láàkà ìnáà وهو وهي شروط لوجود كل عبادة بدنية أدى الحج والعمرة وان سيريو ما يتتاسو يو شرط في بو عبادة تبابا فراسي أيا في حج بين والعمرة أتي عمرة فيسحان عمل صغير ولو دون التمييز وقرأت كي يوم كيكيري سي حج أتي عمرة كدا كبا من تمييز أمي كيري سي انتو حديثي وافا تاني يبي كي سوما ينو ني لا لا نبين كبين سودو خلافة لولبي سي أتوا ṣe ó ti ṣe bàrọ́ àyẹ̀ ṣe bàrọ́ àtò zimma ti ṣẹlẹ̀ sọmọ yẹn báyìí pé ṣe tó bá padà dàgbà sí ó nídì láti tún sí ájì mi khilafa lórí èyàn jẹ́ àwọn ọkọ̀ mọ̀yẹ yóò nílada hajj inṣáàlá kódà àwọn tàbà àfáwọn sọpá àwọn tí ìbá mọ́ mọ́sálásí náà tí ìbá mọ́ ọ̀rọ̀ náà lórí sọlá àwọn náà wọ́n ń ṣe gbìyànjú ọlọ́wọ́ fáwọn náà ládá wọn kódà ló jẹ́ pé ẹ ọmọ ń dàmú amọ́sílásí lóòtọ́ ọ̀rọ̀ méjì lọ́wọ́ mẹ́ lọ́dọ̀ àfà àmì tó fẹ́ rìn lẹ̀jù ní pé ẹ fi wọ́n lẹ̀nu mọ́sílásí ẹkàn mójú tó wọn ni bọ̀kọ́ ẹ̀wà ní mọ́mú amọ́sílásí bí ó jẹ́ ikú ń dàmú amọ́sílásí correct rẹ̀ tàbá ní ká wo kódà mọ́sílá àwùjọ wa kò bá mú à mọ́sílá àwùjọ wa bá mú gbà tó bá fi pọ́mọ yìí kò ní dàmú àwọn mọ́sílásí mọ́ ó ti yà wùlé ta already ìwọ́n tó dé pé mo fi ìfẹ́ kó mọ́ wá mọ́sílásí tó bá ẹgbẹ́ kan ní tó bá ti padà wájí pé ó ti wá dàgbà kò nílé dàmú àwọn èèyàn mọ́sílásí má so rí gbà wọn yóò tún mọ́ dàmú àwọn èèyàn tà mọ́ mú wá mọ́sílásí rẹ̀ mọ́ rí a mọ̀ mújú sọmọ̀ inṣáàlá ọya kódà káàkì bí ẹnìkan yóò mú kàmọ́ sàmójú masjid nínú àwọn mẹ́wàá tó sì nínú àwọn méje tí wọ́n wà láyé Eh, tànẹ́ṣàá fi ìbádàtìlá ọmọ tó dẹ̀gbà níbi ìmọ̀ jọ́sì fọ́lọ́bà ibi tó pọ́n sí dẹ̀gbà ti ẹnu àti kékeré lò jọgá àti kékeré àti máa mọ́sílásí dèmi àti kékeré tó mọ́ mọ́sílásí kódà tó mẹ́bá dàgbà yóò padà mọ́ sọ òkè ní ìsinmi èmi náà sì rántí nígbà tí grandfather mọ́ lọ mọ́sílásí gbà tó máa yíké àwọn olùwọ́dì ẹ̀bá yóò mọ̀ bá wọn wọ́n mọ̀ ní ìwọ́dì ká ah, àwọn mọ́mọ̀ ṣètọ́nù mọ́ ń dó tíyàn láti kiri wà ní pé hmm, kódà kíyàn tó súnmọ́ bìnrin ní ṣètọ́nù tí mọ́ ń dó kalẹ̀ ọmọ tí ó jáde látara ẹgbẹ́ sí fẹ́ súnmọ́ ara yẹ́ o lẹ́fí mọ́ ń ṣe àbíkárì kíyàn tó súnmọ́ ìyàwó yàn ẹ̀yẹ́ mọ́ ń ṣe àbíkárì láti fi wá ìṣọ́ ọlọ́run kó lọ́wọ́ ṣètọ́nù tó jó pé tẹ́ bá ti bára yín ṣeré báyìí tí nǹkan bá ti wọnú ara yín méjì báyìí nǹkan o pim kódà tí ìbá tún bímọ tán kódà tí ìbá ìṣẹ̀fẹ́yàwó ó nídò àti ẹmọ̀ ìṣẹ̀fẹ́yàwó yìí bẹ́ẹ̀ni àkàrù wà kíyàn sí fíyàwó ẹ̀ nípa pé kí ṣe kọwọ́ ṣètọ́nù mọ́ bẹ̀rù tó bá jáde lára rẹ̀ tẹbá tún wọ́n bí mọ́tán ó tún adúbẹ̀sí ma sọ kọ́lá ṣètọ́nù ní gbà ṣètọ́nù dùn ti àmọ́ láti kékeré báyìí ni pé àníṣẹ́ nítorí ti sọ Ọlọ́run sọ fún ànìkọ̀rọ̀ àgbó ní la aghwiyannahum ajma'in gbogbo àwọn ànábì adama reality ní yamal kiyama anabi ni mo ma pe àwọn sí ọ̀nà 100 99 yo mo wona ẹyọ kan pe ni mo wal janna tan ba categorize àwọn èyàn sí 100 yamal tan ba ko sí 100 100 100 99 inú na straight ni on ẹyọ kan pe nínú 99 ni mo ni wal janna yamal kiyama so number wọn àbí wo percentage ni ni ele ni o mo gba te je pẹ̀lú kathratul halikin ah e ni kini o da o wa gbo àwọn èyàn ah oh o mo tan rare látẹ̀kì tábùrù bí kẹfẹ́ tẹ̀lẹ̀ hálìkì má jẹ́ ó tàn àwọn bọ́sẹ̀ pé àwọn ìyànù náà wá pọ̀ yíó àwọn kírísítẹ̀lì náà ṣe pọ̀ o ká India kó wá wà àwọn Hindu I thought àwọn statistics àwọn mùsùlùmí bẹ̀ wọ́n ní pé àwọn mùsùlùmí tó wà ń bẹ̀ bí million ni wọ́n wọ́n pọ̀ mẹ́bí omi tó ti bẹ́ẹ̀ <coughs> o ti gbọ́ ìmá 147 million kọ́kọ́ láwọn mùsùlùmí tó kọ́kọ́ dúró báyìí nínú 14% pẹ̀lú àwọn gbogbo nínú ẹ̀ ẹlẹ́bọ̀ láwọn yóò àwọn Christian nìkan kéré tó bá tún àwọn náà sẹ́gbẹ̀ kan báyìí àwọn Hindu ló pọ̀ ń bẹ bóyá Nàìjíríà bóyá Nàìjíríà <laughs> bóyá bí 10 náà kìlọ́ mẹ́rin báwọn bó ṣe pọ̀ tó US ìlú kan bẹ US state kan pẹ́rẹ́ ó ju ogbó Nàìjíríà yìí wọ́n sì ní and kìníkà state àwọn musulmi tó wà bẹ̀rẹ̀ 25% gbogbo ní US 35% ní musulmi tó wà ní US 35% 35% ní musulmi tó wà ní gbogbo US kàtọ́ aṣọ àwọn tó tún àwọn olókè lọ́nà lọ́gbọ́ àwọn ẹlẹ́bọ ṣe pọ̀ bá mú tàbákọ́kọ́ yọ àwọn musulmi sẹ́gbẹ́ kàkà àwọn ẹlẹ́bọ wọ́n kọ́kọ́ pọ̀ burúkú jù àwọn musulmi lọ́nà nínú àwọn musulmi ò náà ọ ẹ̀sẹ̀ tó mọ̀ àwọn musulmi nù wọn ó padà wá yọ yọ yọ yọ yọ ah òtọ́lọ́rà náà bí yóò 1% nínú gbogbo 100 ni ó ló jẹ́ kí máa wá lọ́nà pé wàkọ̀ lílú min ìbádí àṣàkòrò ọlọ́ni kíkíní kíkíní kọ̀ lílù kékeré bẹ̀rẹ̀ ní àwọn ẹrù ìlú ni wọ́n jẹ́ ẹni tí mo ń dúpẹ́ tọ́lọ̀ máa ń sọ nípa àwọn kẹfẹ́rọ̀ bá ṣe pọ̀ bá ṣe pọ̀ ọlọ́mọ ń sọ̀rọ̀ lọ́nà tí ò dání wọ́n pé wàkọ̀lìl wàkọ̀lìl díẹ̀ díẹ̀ wà máa ámànà máa hú ìlà kọ̀lìl àmìnì kí díẹ̀ 16 ló gbà fánà ànábìnà wọ́n ló ní 40 years láìtẹ́ mi ṣe dáwà bí i 16 àbúyàn wọn 100 tán gbà fánà ànábìnà àlẹ́sàn wọ́n sì pọ̀ bí omi nù lúwọ́n gbogbo wọn sì sòfò dànù èyí ò kàn wá ló jẹ́ pé tó ìntàfí ń ṣe mìzánù pé ta ló wà lójú ọ̀nà ó ní pé kí lọ́lọ́wọ́ bá wí kí lànàbí wí kí làwọn ẹni rẹ̀ àná láwọn kan mú ẹ̀sìn lọ́dọ̀ ànábì stíréètì kí náà wà òun gẹ́gẹ́ ní mìzánù òdodo oye báyìí àbí wa kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf so agbọ́dọ̀ ló ti ìyẹn nínú àmọ́jẹ̀mú yóò wá ní wàlbákí mẹ́ni ṣòro ti sí tàyà nínú àṣòro ti yóò ní alwaktu àsìkò ń gbọ́dọ̀ wọlé ká tó kí wọn o tó bá bẹ̀rẹ̀ ẹ̀rún ní a minute kásìkò ń tó wọlé ò níhun hanga but ìwọ́n kọ̀dà wá wọlé bá mi ẹ̀yìnwọ́ ti wọlé kí wọn tó wọlé <laughs> wọ́n ti síwájú òun ìwọ́n wò pàkọ́ rẹ̀ wájú báyìí ni ìwọ́sùn ló ẹ̀kọ́ wọnú àsìkò òun ti wá wọnú ìwọ wọ́n náà ti mọ̀ pé ní gbogbo àwọn àbí mọ́wùlẹ̀ dàmà rẹ̀ so alwaktu qala Umar as-salatu laha waktun la yaqbaluha Allahu illa bihi aw na illa bihi àsìkò ìrun lásìkò Ọlọ́run ò ní gba ìrun yẹn àfi pẹ̀lú àsìkò yẹn muhim jiddan nínú ẹni at-taharatu min al-hadath ó gbọ́dọ̀ fọ́ra kó Christianity hú lọ tọ̀wọ̀ ní kámọ́sì tó wọnú tó dáa irú kí lè yùn inú Islam tátẹ́gùn bá jáde láàrẹ lásán ó lọ sàlọ̀ alámi ó fọ ara rẹ̀ kódà kí ní nìkan ẹlúmọ̀ tó mẹ́gbà Islam yẹ́sùn lélé so ẹ lè dúnwájú ọlọ́bà àti kẹmọ́ bẹ́ẹ̀ ni o ó súnmọ́yàwó rẹ̀ tán ó lọ wẹgúsù ní ó wẹgúsù ní bó ṣe wẹ́ kọ́kọ́ fojú ara ó dámi sí kódà ó lè kóṣù tó bá ní sọ́yìnkú nílé kóṣù ní sọ́yìnkú kó jáde padà bí ní yàtùn gúúsù jaza àjíza àdísẹ̀kátà ó ti tẹ́ tó bá ti kóṣù ní ó bá lù ẹ̀ búù abọ́kà gbómi báfù báyìí ó kà yálura báyìí pẹ̀lú àní ẹ̀kọ́ fẹ́wàá gúúsùlù gúúsùlù ti wẹ̀ bó bá sí bẹ́ wọn bíra kó déwájú wájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala inna allaha tayyibun la yaqbalu illa tayyiba ọlọ́ọ̀bá ọba tó mọ́ ni kò so alhadathu ní méjì wá ni alhadathu as-saghir walhadathu al-akbar al-asghar wal-akbar al-asghar ni bí tọ́ atẹ́gùn ti mọ́ jáde láàrin ayẹ àti kí n lọ toilet anything tó bá ti mọ́jáde láti àṣẹ̀lì ilé alukúbọ́rọ̀ oníbá bí menstruation kó dùnmọ́ sí kóòsù haid nifas ẹ̀jẹ̀ obìnrin so ibáyìn àbí so kí náà tún pè aljima àbí àbí aljanaba látàkí bí èèyàn súnmọ́bìnrin àbí nǹkan jáde látara àtọ́jáde lára ọmọ ọkùnrin ṣe ti wá ní tóbi nìyẹn òun ló lágbára gan ọ̀rọ̀ tọ̀hárà obìnrin òun ló le jù kódà fàmí lọ́wọ́ lórí wọn ìdáhùn question lórí ẹ̀tàwà bèèrè wọn nípa obìnrin wọ́n ni lọ bèèrè lọ́wọ́ lórí mi ò dáhùn tèmi ọ̀rọ̀ gọ́sọ̀ rẹ̀ deep obìnrin náà problem so pọ̀ tí ṣe yíkiri ẹ̀kìní kan ní àwọn rẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yẹwà rí green black blue àmọ́ ah, kí ni gbogbo lè tó ní rí fatuwa fún báyìí ẹ kìní kan ẹ̀jẹ̀ padà wá lọ ó ti di 2 days ó kà túdé ní ah ó tún ti dé wọ́lá túdé ó ti di kìní kan ó tún di kìní kan ó tún di kìní kan ah fún ọkàn kan general principle wá ní pé wo Eh, kí náà ń pè yí àlàádà wo àwọn obìnrin tó bá wà lára díẹ̀ ọjọ́ méjì lọ́wọ́ fi ń ṣe àbí àwọn bí ìyá rẹ̀ àǹtí rẹ̀ kí náà sọ́jọ́ méjì ni ìyókù ìsìtì àádọ́ ni because ìmọ̀ padà dàrú láwọn ọ̀bùn eh, so obìnrin ní ìbùkátà sí tọ̀hárà ọ̀pọ̀lọpọ̀ obìnrin wá kìí lè ní ọmọ pàtọ̀ àrùn nǹkan pọ̀ táàmù nípa rẹ̀ lóẹ̀sìn ẹnìkan àbíjọ ẹ̀rọ politics ìrọ́ kan eh, kìnnìkan Saudi Arabia kọ́kọ́ kọ́rùn-ún nípa tó ẹ̀ká fi ìṣẹ̀sí wọn náà wọ́n tún àmọ́ fáwọn pín wọ́n tún kí bàbá bízì nítorí tó bá sọ́kú sọ after áàdì láti fèsì fún ọwọ́ gbogbo alàlá sí ilé ayé ìsọkúsọ tó ń sọ dànù ìsọkúsọ lélé tó ń sọ tákíbi tó ti sọ̀sọ̀kúsọ báyìí tó jòkó nílé tó dìstọ́bù wa ìyóò rí ibi tó ráyè tó máa kọ́ rẹ̀ láwọn nǹkan mìíràn kan máa ní ìṣẹ̀rọ bá kìtàbù tó àrọ̀ mú ní pé mùjáládì ọ̀kan báyìí old volume báyìí ó wà níbi báyìí nínú kí tọ̀hábà sí wà ní tó ń ké fọ́sì mùjálà nìkan tọ̀hábà nìkan náà sọmí ọ̀rọ̀ ká a mọ́ra nìkan so more than five close to 600 pages lẹ́bí ìṣàlàyé tán mú àyà wá hadith àyà hadith àyà hadith pé tẹ́lẹ̀ bá ṣẹlẹ̀ ńkọ́ ilé yìí tẹ́lẹ̀ bá tó ṣẹlẹ̀ ńkọ́ báyìí tún ní tó bá ṣẹlẹ̀ báyìí ńkọ́ báyìí ní gbogbo ló lẹ́rìí ibáyà rí so wọ́n náà pọ̀ tí yẹn lọ níbi àgbọ́yé ẹ̀sìn

o lè kírun tí ẹ̀gbin bá ń bẹ bíbẹ̀ bóyá ìtọ̀ ń bẹ bẹ́ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni nínú rẹ̀ ní sátúrò láwọ́rọ̀ èyàn gbọ́dọ̀ bó ìhòhò ara àyàn lórí ìrun ìhòhò ọkùnrin ó bẹ̀rẹ̀ láti orí asówọ́rọ̀ kí lẹ́gbẹ̀ẹ́ ní sówọ́rọ̀ ìdodo tó fi dé orúnkún tó ti pé ṣe kánà fún bí àbíkílẹ̀ ń pè bí òun náà gbọ́dọ̀ wà covered bóyá kọ́dà pẹ̀lú asọ́kan so tí wọ́n ní pé tí ọkùnrin bá rọ́ yòó tó bá kẹfà sọ̀kan sẹ́rọ̀ ìbáyìí ó lè kí ìrìnlẹ̀ kí ni wọ́n pè pàkájá tí bá pàkájá ó lè kí ìrìn but kí ní kan táwọn yẹmọ́ ń ṣe táwọn lọ kí ìrìn ẹwà wọ orí agbádá orí agbádá nìkan ẹwà mọ́sálásí gbogbo bí ẹwà sílẹ̀ lọ́dọ̀ àṣírà lórí ah gbogbo kò ní àwọn ó níhun agbádábò kó tẹ̀ á wọ bí ẹbí ranex nínú àbí singlet àbí anything ẹ̀ẹ́ àjìdà a má ọkà àwọn agbádá nìkan ákíwọn abọ́síláfà kólẹ̀ ló lórí ló ti kí mọ̀ fáwọn èèyàn ní òun kí fáwọn èèyàn kó wò tó ibá yà ní tó èyàn kí ń ṣe bẹ́ẹ̀ obìnrin ní gbogbo obìnrin àwòrán ní fi sọ́lá ìlà wájá àfọwọ́ rẹ̀ àti ojú kódà tó bìnrin bá wà nílé kò gbúdọ̀ bójú kírun bẹ́ẹ̀ ni kò ní bójú kò sì ní bo ọwọ́ kírun gbogbo yòókù kò wá ṣètò gbúdọ̀ sílẹ̀ mi ẹsẹ̀ ni gbogbo ara yòókù àmójú o tó bá ń lo nìkan bùgán sí ni tó bá kíbẹ̀ ìyẹn ló ṣe kí ni o ló ti fẹ́ kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọwọ́ yóò sì àmọ́ yòókù tí ó torí àwọn méjì kìí ṣe àárọ̀ fi sàlá kọ́lá kò gbúdọ̀ bó torí adífíwà fún gbogbo yóò bá ṣe hajj ẹ́ ibẹ̀ ń kọ́ yóò gùn yóò sí ojúṣe hajj ó yẹ́ àbí òye àhádáwà ah, mọ̀hìn so nínú ẹ̀ ni pé istikbalu kibla agbọ̀n kọjú sí kibla gbogbo akọ ojú síbò mí èyàn ní èyàn nínú ẹni àníyà àti àníyàn ní ìsinmi tó wákùn ní pé inṣáàlá àwọn tàfàsílì wa wọ́n wà mọ́ kọ́ àhàdífì wa so ẹmọ́jà àgbà bí àwọn mọ́jẹ̀mú mẹ́sàn-án a mọ́ bá wọn pàdé káàkiri nínú àwọn àhàdífì tàbí عندي الله سبحانه وتعالى كوف موائد فقالك هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته أي سمت لازم أوكي أصو بوكي سان Eh, kò sẹ́gbìn bí aṣọ yẹn sí ẹ̀pẹ̀ ló wà mẹ́ eh, kò sẹ́gbìn mẹ́ ṣe báyà rí so kìí ń ṣe èyí tó wà ní tàbí bí ẹ̀jẹ̀ ni adam wọn ló bọ́ àwọn afá ló bọ́ sọ̀n ó wà wọ ìmẹ́ ó ti lásọ tó fi ń kírùn ṣe báyà rí kódà àwọn afá ti adam olùkàlẹ̀ tàbí bí ẹ̀jẹ̀ kékeré ló kàn ra ta sí ọlára olùlọ́fikírùn mẹ́ bọ́lísìwà ó kó ẹ̀yìn bá yàrí torí iyẹ̀pẹ̀ kìí ṣe ìdọ̀tí oye bá yàrí ẹ̀hẹ̀ kò sí wà lápẹ̀lú ẹ̀ inshallah àwọn tẹ́ bá fẹ́ mú aṣọ tẹ́ bá aṣọ yìí ó fẹ́ gbá kìláàkì kẹma fi kẹun ó ti lè mú aṣọ mí dání tó bá kẹtì dàsìkò wọn Nigeria lè kọ́kọ́ rí èyàn mọ́sẹ́ ẹ̀yẹ́ yóò dọ̀tí kò mọ́sẹ́ kódà bí kọ́ mọ́ fún mọ́ fi ọlẹ̀ rárá báyìí nìkan tó tẹ́yìn dúdú látọ̀kẹ̀dẹ̀ ah, àfá yóò so overall tọmọ wọ̀n yẹn onú ìlú ẹ̀kẹ́ mọ̀ so that tí ma fẹ́ kí ẹ mọ́ every musulmi ní mọ́mọ́jú so kí a ní àmà ìmọ́ tó tó àbí kílẹ̀ mọ́n pé in tó wà important very well so barakallahu fikum wa jazakumullahu khairan assalamu alaikum wa rahmatullahi wa barakatuh sa nínú kí ni sẹ́ ok kí èyàn tó àbí ah ṣẹ́rí tí ò ní tí ò ní nǹkan méjì lẹ́fẹ́ ṣe báyìí àkọ́kọ́ o fẹ́ sí ìhò rẹ fáwọn èèyàn ẹ̀kẹ́ẹ̀jì o fẹ́ jẹ́ kí tọ̀ta sí ara rẹ̀ nítorí àdífì bí àdífì ibn Abbas radiyallahu anhuma anna nabiyya sallallahu alaihi wasallam mabra bi qabrin faqala anẹ́bì kọjá níbi ẹgbẹ́ sàárè méjì kàdébà ní pé àwọn méjì wà ní sàárè ń jẹ́ ìyàlọ́ọ̀bá in tẹ́sì fi ń jẹ́ in tàà kí ń kàkún ti wà ní tamarun fún kàkiri ni anẹ́bì kanú à méjì tó bá tọ́ kí ń kọ́bà ìtọ́ wà àyà ah, kí ní wọ́n fẹ́ rí ní o ẹ̀ eh, kọ́mọ̀ kí n bẹ́ àmọ́ sọ fún nífà mọ́ mọ̀kọ́ yìí bẹ̀rún kọ́mọ̀ ní ah, wọ́n sọ fún yìí mọ́kàn kọ́kọ́ yìí mẹ́ta tó eh, bá ti tò báyìí méjì mẹ́ta nù àbí lọ wádìí ọ̀rọ̀ iná ìyá sàrí lẹ́fí sí inú ṣe bá yàrí fa akhadha an-nabiy sallallahu alaihi wasallam jaridatan fa shaqqaha shaqqayn aw nisfayn ànábì wa mú jàrídà kó wá kásí méjì ó wá fi sórí ìkan méjì ànábì ní tọ́ bóyá lọ́wọ́ bá dá ìyà ẹ̀dú títí tí kìí ní òfin gbẹ̀ so ẹwọ̀n kaba so wọ́n ní pé ní ìsinmi èyàn fẹ́ tọ̀ in such a way that èyàn ní kó sì máa rúrù méjì rí bí kìníkà tán àwùsá mọ́ sí kìní rẹ̀ yìí mọ́gbẹ́sí àwọn fẹ́ tọ́ àwọn yóò kọ̀wẹ̀ yóò sì mọ̀tọ̀ mẹ́rin yóò ì sí gbogbo kìní báyìí yóò àwọn fẹ́ bẹ̀rẹ̀ tọ̀ yóò wà sí gbogbo kìní sáyé báyìí pàá ihò kí lè léyìí o fẹ́ o fẹ́ kí tọ̀ta sí ọlára o ti wá sí gbogbo kìní sí tẹ̀fíwù min mahdurin fawakọ́ àtàfí mahdurin akhar òun sákò fún mahdur kan fún tí ó dá ọwá kó sí tí ó dá mi so lórí pé tí ẹ̀bá kí ẹ̀ ò dáadáa èyí tí mi tó wà á sílá wallahu a'lam òun náà kí ẹ̀ náà òun kódà ló mímọ̀ òbí à kódà lè yìí kódà mọ̀ náà rótò à kódà mọ̀ tún fi ṣe járún èyàn gbà mẹ́gà mo ti eh, kìnàkì eh, ìgbà tí mo lọ kánù bẹ̀ <laughs> ibi kata ti fẹ́ tọ́ eh gbogbo bẹ̀ bọ́ sí sílẹ̀ tọ́ báyìí báyìí náà gbogbo ìgbàjú báyìí àwọn pàǹ tọ́ máa ń kàn kó gbàjú báyìí ní tó pẹ́ bẹ̀rẹ̀ ni ìwọ tó bá dúrà tó bá dúrà sàríwà tó bá wù ọ̀tọ́ báyìí ó dáwò yẹn sí kíni lọ báyìí tó bá wò sí báwọn yẹn sí kíni lọ báyìí ah mo lè ń ṣe gbé so ibá yà rí so ó pè yí kẹ́ sí òòyìn nítorí pẹ̀fẹ́ kí tọ́ ta sí lára àrọ́mù sí lè yíò náà èrò kí ń sí òòyìn fún ẹlòmí so ibá yà rí so ní kíkẹ́ bá dú oníkí ó ti bí yóò ṣe dú bí yóò ṣe súnmọ́ gírí dáadáa àbí àwọn kíní tọ́ílẹ̀tì bí yóò ṣe súnmọ́ tí yóò fi tọ̀ tí yóò fi ní ta sí yẹn ní ara bọ̀ tí ìbá gbé kíyàn bẹ̀rẹ̀ lèyàn mọ́ ṣe jù ó wà bó anything kò ní sílẹ̀ ṣe bá yà bí so wà ilá fàlà so wà láàlá náà so jízákùn lọ wáyé sọ́mtọ́ ẹgbẹ́ èyí ó kàn fomi èyí ó fomi nínú bẹ ni èyí ò kí ń ṣe ẹ̀gbẹ́ spam kì í ṣe ẹ̀gbẹ́ so ìbá tó kódà tí spam bá wà lára yẹ bẹ́ẹ̀ ra ṣòkòtò yẹn ó léwọ́ ó ákìrì kò sí tó sí so ìbá yẹn àbí ìyàwó Aisha radiyallahu anha hadithin bẹ̀ wọ́n ní kuntu afruku al-maniyya min thawbi an-nabi sallallahu alaihi wasallam wa huwa yabis wa kuntu absiluhu wa huwa ratab wọ́n ní èyí mo máa ń fọ mo máa ń fọ spam kó lára ṣòkòtò nabi sallallahu alaihi wasallam tó bá ti gbẹ wá ah, tutù kódà àgbàmọ̀ pé tó máa fọ́ báyìí gan àwọn tírésì sí pé wọ́n ṣe fọ́wọ́ sí wà lára aṣọ ànábì bá ìgbàmí so àìlè àtàwọn ẹ̀rí bẹ̀bẹ̀ lára ní pé kìí ṣe kí ni o kìí ń ṣe ẹ̀gbẹ́ tó ti pé tó bá jáde ó wẹ̀ ẹwà wò kan ìkọ́ tó wá fẹ́ jọ mọ̀níyù mọ̀níyù náà ń pè ní spam fa arsaltu al-Miqdada bin so àwọn ni rajulu madha'ulun ama madhi man jadi lára wọn àwọn ará Miqdad kúlọ bá ń bèèrè kọ́ṣọ́lá Nabi sallallahu alaihi wasallam li makanati ibnatihi minni ìdí ni pé ọmọ wọn ni ìyàwó ọmọ Nabi lọmọ ni ìyàwó tiwọn cousin ṣe bá yà bí so olùgbàkùnmà kálọ bá ànà wípé ẹ̀dàkùn kúntù rajula madha'a <laughs> wàá eléyìí nǹkan sí ọ́ ni kéèyàn lọ bá bàbá ọmọ ẹ̀tẹ́yàn fẹ́ kálọ́pẹ́ mọ́ sábà rí kìnnìkan láàrín àbó èyàn ní tìjú ní ẹ̀nà ẹ̀mà àwọn káàtò pé mọ̀kànmù ìtìjú ní kódà kó yẹ kí bí áfà ní ẹni ẹlòtọ́ àwọn kọ́ṣẹ́ká tó lè bèèrè lọ́wọ́ rẹ mọ́jẹ́ pàkọ́tọ́ wá fẹ́ mọ̀ bí wà so àìlẹ́kọ̀ọ́ mọ́tì ní so alí ojú wá ń ti alí àti bèèrè lọ́wọ́ anẹ́bì dákùbà bèèrè lọ́wọ́ anẹ́bì tíyàn bá rí mẹ́fì anẹ́bì ni pé ó ti ni fatawadà ó fọ́ mọ̀ ní ìyẹ́kùn bẹ́ẹ̀ mọ̀ ní ìyẹn ẹ̀gbìn lóúnjẹ àmálù àlá nìkan ti tó fóun mazi afon mazi kí náà ma ń pè ní kílẹ̀ ilé ìgbò ma ń pè ẹ́ agbọ́gídì ma ń pè so tún ni semen wọ́n ni seminal fluid preseminal fluid àwọn náà sọ bẹ́ẹ̀ o wọ́n ni preseminal preseminal sí seminal semin semin ó fẹ́ bí seminal seminal ẹ̀hẹ́ eh, eh, pre-seminal fluid eh, fluid afọ ah, pre-seminal <laughs> fluid so wọ́n ní èyí tó kọ́kọ́ ma ń jáde ṣáàkí tó ń bá jáde kó dẹ̀ lè mama èyàn lè in tó fún mẹ́yàtọ̀ láwọn àti mọ̀ ní ìyẹn wọ́n kódà kó mọ́ sọ̀rọ̀ wọ́n kí n kan jáde láàrẹ tí mọ́ ní ìbá jáde khuliqa min ma'in dafiqo duni adda because mo ń jáde bi Yo, yóò rọ́ọ̀ṣì jáde ni omi ó wá láti gbogbo orí gbogbo pàkọ́pẹ́ gbogbo ẹ̀yìn báyìí gbogbo ara ni ó fa omi yẹn yóò wá jáde ní gọ́ọ̀ṣì ẹ̀kan báyìí náà lẹ́wọ́ kò sí bí ò sí ní màlára lẹ́wọ́ tó bá jẹ́ ìlara yẹ̀ tẹ́wọ́ pọ̀sù kára yẹ̀ balẹ̀ kẹ́kọ̀ọ́kọ́ lọ wábì kan sún dànù sí náà èyí báyìí àbí so maníyùn tiẹ̀ tó ń jẹ́ tẹ́ǹpẹ̀ ní cement gẹ́gẹ́ fúnra rẹ̀ òun èkí ń sẹ̀gbin àmọ́ wẹ̀ tó bá jáde lára rẹ̀ mazíyù ẹ̀gbin ni àmọ́ ò ní wẹ̀ ó kẹsàlọ́lá lásán tó bá jáde lára rẹ̀ ó ti rí báyẹ̀ pé ọpọlù sí ma fi ṣe ọpa èyí tó wá jẹ́ pé ìyọ́wẹ̀ fún olú ẹkọ́ wá jẹ́ gbìn àwọn ah, ẹ̀rí ò sọpọ́tí tó ń sọ òun ló yẹ àwọn kọ́ ló yẹ nítorí ẹ̀rí ò sọ pé òun ló yẹ ibi tẹ́rì bá ti lọ wà ní kọ́ dìmọ̀ alkẹ́rìnbì anákílá alẹ́lẹ́kìlì a mọ́ gbọ́lá fún ẹ̀rí fún kọmọ fún làákàí sọ́wọ́lọ́ àlàfà bárakàlọ́ fíkùn sẹ́kùn سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته